الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأمجده وأعظمه وأهلله وأكبره وأشكره على نعمه ضيرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة الماحي المبعوث رحمة للعالمين أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل وصيته للآخرين وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سليلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا المساجد بيوت الله وكفى بها شرفا أن أضاف الرحمن إلى نفسه وكما أضافها نبيه إلى ربه وربنا سبحانه وتسامى يكرم من أكرم بيته وعلمنا كيف نحترم هذه البيوت على لسان رسوله صلى الله عليه وسلم ونهانا الشاري عن ارتكاب بعض الأشياء تعلقت بحقوق هذه البيوت أمتنا للمساجد الممنوعات لابد أن تقدس لابد أن تحترم لابد أن تبجل عن هذه الممنوعات أمتنا البيع والشراء وإنشاد الضالة في المسجد ماذا قال عنها رسول الله صلى الله عليه وسلم أقول لكم بركة مسلمين أنت وعلى فرات مريفان النبي صلى الله عليه وسلم إنه بدأ من أكبر ما جاك هو الله بان سلكو كان النبي بان سلكو لاري أتي أورا لي النبي أتي الصحابة لاري دقوا توبة تنسى وتوكي ولو النبي يوم القيامة ويو أنا لأنه كيو أيها الناس مهم في أسكنا نتيب الله سبحانه وتعالى كيف مسيرا يلي تيبروني أن اتقوا الله إجاكم وبعد ذلك إلينا أني أصطلق tọba dédà sọ fáwọn tó ti lọ sáájú wa onírin àsìtẹ́lẹ̀ ti bá wa náà sọ ó sì fọ́wọ́ láti ẹ̀bẹ́ láì mẹ́yẹ ọmọ nínú Al-Qur'an àwọn ń bẹ ọba dédà iná kọjọ ẹni ọba ni ó lò fúnkẹ̀ kọmọ lò àfúyà rẹ̀ kọ kẹwa ń bì ní gbangba àdìkíámà ìtàbàbọ̀ ó ní àpàlé àti ọ̀wọ̀ tọba dédà fún àwọn ilé rẹ̀ tí í ṣe jẹmáà ti sọ ti pẹ́ o al-masjidu mímíkú ọlọ́ni o mọ́sálásí ọlọ́lọ́ni kìí sí èyàn mùjárọ́dù ọlọ́run mùsùlùmí ọyá bìsílẹ̀ ìjámẹ́ kírún ó ti kú ònú ogún ó ti kú ònú tí mo lè búrú ọ̀rọ̀ kan bẹ tí ó dé tí gbọ́mí tí è tí ìpọ̀sẹ̀ mẹ́ta ọmọ ìyá kẹni ọkọ̀ mọ́sálásí ìpawà kùn ọwọ́ tó rúgbó sí kòrónà lọ́wọ́ o náà sì ní ìdí bùkátà ọwọ́ agbèsórí ìgbà ẹni tó jẹ́ jẹ́ntì ẹ̀jẹ́ pásítọ̀ àdúgbò òun wá ní ohun ìṣẹ́lákatakí kìrìsẹ́ni ohun ohun sì wà wà láò sì gbogbo wá ìwọ lágbàjá mùsùlùmí ni ọ lágbàjá ló gbé mọ́sánásí fún mi ní ìsìnyí o ṣe kóhùn bàtà àbíkó mọ́ bàtà ìta bá gbọ́ yékè kọtẹ́ o nǹkan ó sì tún pé jẹ́ mo fẹ́ tàpadà wọ́n èrí ẹjú báyìí wọ́n bẹ̀lẹ̀ rẹ̀ àwọn mọ̀ mẹ́sílẹ́sílẹ́ àwọn ǹkẹta àgbọ̀dọ̀ dẹ̀wó mẹ́ tàbí sọ̀sán sí sọ fún wa kí lálàyé tí mẹ́mẹ́ kí ni ìdájú ẹ̀sìn wa lórí àlàyé yẹn àkọ́kọ́ al-bay'u wash-shira' kára kàtà ọgbọ̀dọ̀ sẹlẹ̀ lọ́nà fẹ́lásìí kára kátàí kò gbọdọ̀ ṣẹlẹ̀. Nahannan Sulasallam, Albai wa Shirafin Estate, annabi ni nínú masalasi, títà ríra kò gbọdọ̀ ṣẹlẹ̀ mẹ́. Tọ́bọ̀ wá ṣẹlẹ̀ ńkọ́, sí títà ríra yẹn sọ lálàáfíà, ẹnìkan fẹ́ ta fóònù fẹ́ ní kejì ẹ̀. Ọwájọ́jú, masalasi onú ẹsẹ̀ rẹ̀ ní ọ̀fẹ́ ra tíkẹ́ẹ̀tì ní ó wọ́n mọ̀ pé kísà ogúnrọ̀ wọ́n jáde 1.5 lóra oníkó 1.2 wà tí náà sí gbàlọ́wọ́ rẹ̀ ọsẹ́ ìdí ó sì tí nǹkan ìbá iṣẹ́ láàrin méjèèjì kí dẹ̀wò èèwọ̀ ní kẹ́ẹ̀sì kẹ́ẹ̀mọ́sílásí ó ní túnmọ̀ kíkọ̀ pánàbí kọ̀ fún wa wípé kátà kárà ọkùnrin sọ̀tún síláàsì àwọn pákan àfáà sọ báyẹ̀ mo fẹ́ mọ́rọ̀ wọ́n lódìdí alẹ́pẹ́ méjì ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àfáà ju méjì lọ lórí ẹ̀ méjì mọ́kànlẹ̀ fi mí ìkún káàkàn fi mọ̀pọ̀rọ̀ mi wà ọ̀rọ̀ kejì ni wípé a lè ṣe káràkátà mọ́sálásí ṣùgbọ́n náà yìí tọ̀wọ́ yìí لا للتحريم إنما هو للكراهة الكراهة التحريمية ẹ gbọ́dọ̀ ta ẹ gbọ́dọ̀ àmúsáàsì tó wáyìí ìfikọ̀ fún ni káfílẹ̀ máa pọ́mọ́sálásí lé ni kìí ṣe èèwọ̀ wàhádà kọlù jùmúrí alìrìn ó ń sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìbẹ̀yàn fíìsì lótìtọ́ àwọn àhàdífù wá tí àwọn àfá ń gbé yẹ̀wò sí sọ́n wípé kí nkẹ́ iná tó wá yóò yóò náà ni anábì tó bá ti ṣe ẹ̀sìn ni tó bá nígbà sí ìfilẹ̀ sórí bẹ́ nígbàtí kókò ní sọ́nkà kí tó bá gbẹ̀mẹ́ amatan li ahli baitin min al-ansar bàrírọ̀ ẹrúbìnrin ni ilé kanúlé àwọn àǹsọ́rí ní ẹ ti ní nígbàtà sáà wọ́n láyé àwọn èèyàn kan bẹ̀ tó jẹ́ pé wíwà pẹ̀lú ànẹ́bì ti ẹ̀wọ́ pẹ̀lú ànẹ́bì injection lára wọn nígbàtí ẹ̀ fún ẹ̀ ní abẹ́rẹ́ pé àlú ìbà ò ní mú ọ alégórí ò ní dẹ̀ ibi á ti nílẹ́rú tí bá ti lásìkò tó tó bí one hour bí ó ti parí gbogbo iṣẹ́ tí ó rẹ̀ tẹ́ pé tó bá fi ètò òkalẹ̀ yóò wọ́n kọrí ilé ànìyànbí tọ́rọ̀ mẹ́bí níyàwó kéèké tí ètí ìdàgbà pọ̀ kó wọn lọ máa ràn wọn lọ wà bọ́ wọ́n sọ́dọ̀ yàwá iṣà yóò bá wọn fọ́ ó ń dá nǹkan kan náà ni bàyíró ọmọ ẹ́ dáadáa bàyíró okò wọn jẹmáà ayé wo lè àwọn alásọ́dí tó lè ọmọ ìyá kan àfá èyẹ dáadáa láfáà ṣùgbọ́n tẹ́bìlì ìgbìlẹ̀ èyẹ dáadáa ni lọ bá fọmọ rẹ̀ lọ́kọ lọ́mọ ọdún mẹ́jọ ọ̀rọ̀ sọ ìtí lọ bí 17 years ìfẹ́ sọ ní èrì àgbẹ̀ níbàdẹ̀ ṣùgbọ́n sọ pé èyẹ dáadáa ni wà lẹ́yìn dáadáa jẹmọ́ ibi tí ìyàn bá kú sí o ní kẹ́ẹ̀jẹ́ ká gbọ́yé ibi ìyàn bá dá sí ẹ̀sọ̀ kó dá ní ọba kó bó mọ̀tá àfà kí láwà dánwò ní ṣe òun fọmọ sí ọkọ̀ ní ìsìn alóhùn sí ákìdú rẹ̀ fún ẹ̀dọ́n sí ákìdú fún bóhùn sí wà àti ilé ìyá àti ilé bàbá ó nìkan mùsùlùmí ọkọ̀ ló ń sí wà lẹ́sìrẹ́sì ọlọ́run kíkọ́ ní lójijì níbo lọ ó ń gbàpọ̀ yìí bọ́ọ̀lọ̀ pàṣì pẹ̀kẹ́ mi ìwọ̀n ogun tí nǹkan kò ṣe mọ́ ọlẹ́ tí mo fún fún òwú òun ẹbí yóò sì mẹ́ndọ́ bá wù ilé ayé òun lọ́gbàdẹ̀ àwàmọ̀ mọ́sálásí alìbẹ́yìn wàṣírọ̀ kátàkárà kọsẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ in táwọn mímọ̀ rí dáa àwọn kẹ́kẹ́ náà bẹ̀tà rẹ̀ bí sọ tó sì ní bá ṣe pẹ̀lú kátàkàrà tó jẹ́ pé mọ́sálásí lọ bọ́ sí tó bá jẹ́ pé àlàyé ẹ̀sìn náà lọ fẹ́ ṣe tí kì ní ìgbẹ́gbẹ́ wọn ọ̀rẹ́ polisi rẹ̀ ní mọ́sálásí bàrírọ̀ wà wá yóò gbò tí ìyàwó ṣe àti wá nífẹ́ rẹ̀ ó náà nífẹ́ wọn kódà nígbà tí wọ́n pe ànẹ́bì ìta àṣọ níbẹ̀ ó ní pé àwọn èèyàn kọ́ ma sáré dáadáa nígbàtà ní sàm bẹ̀ẹ́ sallallahu alaihi wasallam àwọn kan ní ọ̀fàra wọn kalẹ̀ bá wọn ma sọ ìjọ ayé àsọkalẹ̀ wallahu ya'simuka minan nas àríbínú galgbọ́n ma lọ lè tó ti gba àwọn tí ẹ ní wọ́n bá pè báyọ̀ ní ẹ̀ só lè rárá rẹ̀ mọ̀kátàbà tó ọba lè sẹ́yìn báyìí òkú ẹlẹ̀rú ah owó ìpọ̀ owó ah! gbìyànjú oníwáwá tó bá rọ̀ sọ fún pé àwọn lani wà láàwù rẹ̀ o ni ní ìmẹ́tù lè rí wà láàrùn lórí lọ́wọ́ gbogbo ẹrú tí ó bá bọ́kùlọ̀rún rẹ̀ ẹn tó bá bọ́kùlọ̀rún rẹ̀ lọ́rùn ẹrú tó wá fẹ̀rú yẹlẹ̀ ẹrú náà tí wá ní aláwọ̀ ọwá púpọ̀ sẹ tí ó jogun rẹ̀ ẹn tó bọ́kùlọ̀rún rẹ̀ náà wà nù ẹni tí yọ padà jogun rẹ̀ pé sí ìṣẹ́bí ó là ní ìkẹ́ tó lórí pé ìnáà lọ́rùn sí lọ́rùn àbí ikú fún ìtòfin jọ kódà ẹni tí wọ́n bọ́kù lọ́rùn rẹ̀ tó bá lọ ọjọ́kùnrin obìnrin tó bọ́kù lọ́rùn rẹ̀ òǹjọmọlúwàbí tí ó bá sẹ́yìn kẹkẹmọ́ nídìlé wọn bí mẹ́ta àti ọkùnrin tí wọ́n bọ́kù lọ́rùn rẹ̀ ó lè fóbìnrin lọ́kùnrin ní ìmẹ́tù lè tíkì mẹ́mẹ́ bàírò bá dé yàwó ìṣà gbọ́mọ̀ kú oríire ṣùgbọ́n oríire ọmọ yìí àárín ìpayà náà lọ́wà kí ni nkẹ́lẹ́ àwọn ará lè kàtàbà ní ahìlì àwọn ará lè sọ pé kí mú yẹ báyìí wá tí mẹ́tí mú ah! ibi náà tí mọ́ lọ gbọ́n in tí mo bá tó nínú ìgbòwó lọ láti ra láti oríṣùgbọ́n ah, ìyá bẹ́ẹ̀ ṣe sóhun tí ọkọ̀ ọ̀fẹ́ sọ oríkọ̀rọ̀ rẹ̀ bà ní ìrọ̀yẹ sí àwọ́ àìṣà bí ìyà sọ́mọ ní o ṣùgbọ́n ipò tó lóòrùn ti fi àwọn ìyàwó sàlámìsì ó ti kọjá abẹ́ in tí a fi wá sórí rẹ̀ níbi ọ̀bá ti bá nkẹ́kẹ́kan wọ́n máa tún kan sí ẹ̀bá rẹ̀ nìkan ìbí mọ̀ bọ́rọ̀ nílẹ̀ kan ọba fọmọlọ́kọ ọmọ 17 years àmọ́ 20 years ọmọ 20 years gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí mẹ́lágbogbo o ni wọ́n máa dúró pé wọ́n wọ́n bọ́mọ gbílẹ̀ bá ti dé pọ̀ sọ́bí tí o èsù ti gbẹ̀mí àwọn èèyàn ni ó ti jókòó bẹ̀ ṣàkírọ̀ mọ́mọ́ rẹ̀ ti kúrò kiri kí láti fún méjì rẹ̀ ìyàwó ọ̀rẹ́ wa kan ó graduate MO medical officer níbo ní UI so UCH ó sì ti di màmá ǹkó tó lọ nínú ẹ̀tí ò sì lè fọwọ́rọ́ ẹ̀yìn ibi tí ọba ti ẹ̀ in táwọn máa ṣe ni pé wọ́n bá ọmọbìnrin ló jẹ́ débi pé in tó kùtọ̀ fẹ́ sí láyé ní ó tún dárùmọ̀ náà àwọn bàrí rọ̀yìn kí dá fẹ́ ti dá sí yàwó ṣe àmì pé wọ́n sọ sọ́rọ̀ ọwá kùn àwọn ará ilé mi sọ pé àwọn làwọn tó ní wà láàrùn ní o yàwó ṣe àmì ìdánàbí mọ́ sọ ní wípé alìwàláwùn mọ̀ ní àtàkọ̀ ẹni ọba bọ́kù lọ́rún ẹni olóni dúkìá tí a bọ́kù lọ́rún rẹ̀ tí ọba ní ẹni tó fílẹ̀ tí ó jẹ owó rẹ̀ ìyàwó ṣàṣọ́rọ̀ ó sí lọ́mbà ní lọ́wọ́ lọ́ra وشو ما سيبقى ما بال أقوام يشترطون شروطا ليس في كتاب الله فكل شرط ليس في كتاب الله فهو باطل ولو كان مئة مرة ولو كان مئة شرط ọ̀tọ̀tọ̀lá méjèèjì lé ṣùgbọ́n ìfẹ́ ká gbọ́ dìpì nínú ṣẹ́rù àdíkì kọ́ bà gbé àkúrò níbi kútúbà. láàrín bá gbọ́ ìlú bá yìí lọ pé tí wọ́n máa dá májẹ̀mú kí májẹ̀mú tí ò sí inú òfin ọlọ́run láàrin ara wọn tó wí pé àátà ara láàrin ara wa ó sọ àríkí náà dáàbò kátàkárà tó sọ́sì àwọn Hanafiya wọ́n ní kátàkárà mọ́sálásí bàbáwò dáadáa ó burúkọ̀ dẹ̀ burú tọ́ bá ti di pé ọba ti pọ̀ tó jẹ́ pé òun kálukú ti ẹ̀ tí àwọn èèyàn orí sí nǹkankan tí ẹ̀sìn pọ̀ fún amọ́ wọ́n ní ìgbà ló tó jáburú ṣùgbọ́n ìmọ́mùgbò orí sọpọ̀ orí bẹ́ẹ̀lì kẹta nǹkan fara rí mẹ́sáàsì kẹ́kẹ̀ jókòó lẹ́gbẹ̀rẹ̀ amọ́ náà afọ́ni ẹ̀ ọ̀fẹ́ ti lọ́tì níbùlọ́wà máa gbílẹ̀ ti mẹ́wàjú lé náà ọ̀fẹ́ lọ àti ọ̀rọ̀ tí ó bá rí so mo ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n sí yìí ẹgbẹ̀ mú 50 kan ẹ̀rá mọ̀ pé ẹlẹ́sà 23 yìí ń tà ó sì jọ sólà ìrànbára àti bọ́rọ̀ kọ̀sẹ̀ láàrin yọ ọdún kan ọdún méjì mọ́sálásí wọ́n ní irú eléyìí òkùn sábùrú ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀wọ́ ní o ìfọ́rùkù bẹ́yìnà kẹfẹ́rọ̀ wà kílà kásọ wípé tí kátàkárà wà ti pọ̀ jù ìlànà ìdíṣọ́ púpọ̀ dá ẹ̀ẹ́dọ́bá ti kéré ọ̀sábùrú láà ibi tàwa mọ́rí. A níbi wá sọ àwọn ẹ̀kọ́ kan mọ́rọ̀ yìí, kọ gbọ́gbọ̀ jíjà ẹsẹ ní. Jẹ́ a fi súnà ní àmì tóbi àdíkà bí ọ̀tà rọ́dà tọ̀rọ̀bọ̀, ọlọ́kọ̀rọ̀ sọ̀rọ̀ sálám, ìdára àìtùn rọ́jì. Ìdára àìtùn sọ̀rọ̀, man yabiu wa Gbogbo ẹjẹ́ bá ti bá ń ta, àbírà nínú mọ́sálásí in tọ́lọ̀ rán ní kí n sọ fún yín tọ́lọ̀ ń fẹ́ kẹ́yìn o fi bóòlò lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ ma sọ pé ọlọ́run wọ́n yìí èrè kòlò lẹ́ta kẹjọra ó ṣe ẹ̀mọ̀ wípé àwa náà ló ń sọ ní èdè wa a ní bọ́mọ́ bá ṣe rí ilà àṣàmì rẹ̀ ibi ó ti dáràn ló tóbi ibi ó ti dáràn yẹ ìlò tóbi a jẹ́ wípé títóbi ibi ó ti dáràn yọ́ wà gbí ọ̀ràn náà tóbi ọlọ́pàá tó yọ́ ń ṣe ẹ̀tì mọ́yẹ̀ lápò ní ọkọ̀ ah, ṣe bẹ́ẹ̀ tí ìpa olóhùn ìpa ìní ọwọ́ òṣè múlò àpò ṣe ẹmọ nọ́bà ìwé olóòmà ọba dà nọ́bà ọba dọjáde látàkù ọlọ́pàá wọ́n wá mú délé ẹjọ́ ṣérù rẹ̀ ni wọ́n sì fún Sunday tó ń fẹ́ yọwó mẹ́yànlá pẹ́ ìwọ́ amòfiniọ́ ìwọ́ antanikọ́mọ mẹ́mbàbà kẹjẹ́ ìwọ́ iyọ̀ ní ọ́ tàfẹ́ fi pìrìsáàfù ẹran tàfẹ́ pìrìsáàfù tí a dàtọ̀ dàí ọ̀rọ̀ iṣ ó kàtà àkọ́kọ́ inú mẹ́sálásí ẹjá pàkèjì náà ma wà ìṣẹ́dù bọ́ọ̀lá tàbí kí nǹkan sọnù kíyàn wá dìde bá ìsìnkú tẹ́ sáré ẹjọ́ ìràgbò mi o kọ́dà kọjọ́ pé tí kí ni ká tó sọ fún eléyìí tí ẹ̀nà òṣèlọ́ ilẹ̀ ká sọ fún náà wípé láàárọ̀ dáhàlọ́wọ̀ àlẹ́ kí wọ́n fàtọ́ pẹ̀lú ilé báyìí òṣèlọ́ wà bá ní àrẹ́ máa rú ní ìyázìlì masáàjì ìdúlé háàdá in tí ó kọ́ mọ́sálásí kọ́kọ́ nìyẹn kátàkàrà pọ̀ ní ọkọ̀ mọ́sálásí fún o ká máa wá lọ information center tàbí ọdún tó bá sọ́nù nǹkan ní ọkọ̀ mọ́sálásí fún o wọ́n kọ́ mọ́sálásí ìdíkìrìlà fún àti ọlọ́run lè sọ́lá àwọn mímọ̀ wọ́n wá ṣe òpin àà torí dákùnrin lórí èyí tí ó bá lè lè mọ́mọ́sálásí in tó bá lè dúó nípò títà kára tàbí ìkéde ẹnìkan lọ́kànwà kìí ṣe rídì là ń sọ ọyọ́tọ̀ sí ìdí ọkànwà náà ni básíkí ọkàn sọ lókèrè lásìbẹ̀ ní bá ń pín fráyà skú rẹ̀ ìntáwì náà ni wípé ọlọ́wọ́ tùsùkú ojú kan lọ́wọ́kí ìtọ́bẹ̀ lẹ́nìkan bá ń fẹ́yà kí ní bẹ̀m̀bẹ̀ ìmámù Saudi wọ́n bọ̀ wá sí wọ́kṣọ́pù fáwọn tùlábùlì ilmi mọ́sílẹ̀ àti àmúsílò ní mandate bọ̀ di Thursday

tó bá nínú ìkan tí ó kó nǹkan kan lọ ọmọ bọ̀fẹ́ ìta ní ọmọ ọ̀sẹ̀ rẹ̀ yóò wà pè pé mẹ́rin àtúrí dìrì hàrá fari à kí lọ fẹ́ kìí ní ìsìnkú à owó pé abákínú tánà gbápẹ́ láti mọ́sálásí bọ̀fẹ́ ìta ní ìlú tí a fẹ́ kò ní ìdí àìsẹ̀ ìpolówó ọlọ́run ti kérò jọ fún èmẹ̀lẹ̀sìn yóò tí ọ̀ lọ jáwọn mọ́sẹ̀ ìtọ́wá mọ́sálásí ò ní gbàjọ́ ọkọ̀ rẹ̀ ẹbá wọn alásọ̀lá múlétí ó gbàgbọ́ mọ̀ kó ṣámpù lọ mẹ́rin máa fílà ọ̀nà fẹ́ yẹn ebí aṣọ́ débì ìsáájú rẹ̀ gbàṣọ́sẹ́ gbẹ̀rẹ̀ àwọn oúnkẹ náà ní okò kíwá sẹ́mùkọ́lọ́ anigiri China náà ẹjọ́ Ankara ní tí a o a ní ti bílẹ̀ a ní ti ìdáná kí ogun tó bẹ̀rẹ̀ sí máa sọ́tí àtọ́wọ̀ ọmọ wá bèèrè pé ọfẹ́ takílẹ̀ yóò ní ọfẹ́ takí yóò wà ní sí onífẹ́ ara rẹ̀ ìgbà ìlà súnkì dúnìyà máa kó lọ ní ìsìn ọjà àtàlìkì àmà lójú ọmọ jẹ́ntà mẹ́ ìbẹ̀rù ọlọ́run náfílà ìrántí ọlọ́run tí a wá tó Kùránì àwọn mọ̀ ní ọba kọ̀ǹkankan ìlànà announcement ni wípé wọ́n lè mọ́bẹ̀ mọ́sálásí Green Mosque àti bẹ̀rẹ̀ ètò mímọ̀ kúrìyàn lọ sí hajji àti umrọ̀ mọ́sásínà ló ní ó lè fẹ́ máa kọwọ́ fún wọ́n wá sí kàlẹ́ndà wọ́n gbọ́dọ̀ fi sínú mọ́sálásí fláyà wọ́n gbọ́dọ̀ ha nínú mọ́sálásí tàbíwọ̀n wọ́n pé ilé ìrìn àti pítọ̀ ní ni ó wọ́n wá kọ sókè rẹ̀ ètò ìwòjú rí ọlọ́run látọ̀dọ̀ kan nínú ọmọ àyà tó ní àmẹ́dà akọ number one number two number three tí number twenty aláàjì jẹ̀lílì owó sí ẹni aláàjì Sulaiman ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ aláàjì ọ́sà ń kàgbà àwọn ọkọ̀ lọ nígbàtà kọ́nsàrẹ̀ àwọn yìí ni ìgbìmọ̀ mọ́sálásí bá ní mú jáde tí a máa dèkè ní sáfúwájú tímọ̀tímọ̀ wọ́n ni wọ́n lọ ají ọdún wọ́n akọ́ bẹ̀bẹ̀ kátàkàrà fọ̀lẹ́lẹ́yùn in tí a torí Monday and Thursday àwẹ̀ òjú rí ọlọ́run tọ́jẹ́ náà fílà ọwà ò ọ̀ságun gbogbo lè àbíẹ́kọ́ bẹ̀ ní mẹ́sàlásí monday fiqh class yọmọ wà ní maghrib ṣíṣáì tuesday hadith class yọmọ wà ní zoro sí asiri wednesday eh, amótọ̀ ọ̀bíyà class àwọn ní sí kíni wọ́n yàtọ̀ àwọn mọ̀ mẹ́sàlásí rẹ̀ àbábọ́ tàmẹ̀ ṣe wọ́n lè lẹ́ nǹkan ibi táa bá wo ibi tí demarcation wà yẹn a rí wípé ìgbà in tí bá ń bẹ lẹ́yìn rẹ̀ ní ìṣàrà mọ́sálásí torí mọ́sálásí ọwà kọ̀tẹ́rọ àwọn àfáà sọ fún wa pé alẹ́ta nǹkan kọ́ríjàlì mẹ́sìdì níta mọ́sálásí níbo níbi tí mọ́sálásí bá ti pín sí ìta rẹ̀ náà kèése bí táa kọ́ níbi ìgbọ́sálásí pín sí ohun kátó ma tàtẹ́ntì ìlànà ìyàtí ń kírùn níta o tàbí ara masarasi náà ni kí ni ẹ̀rí wa wà á dá àmìrì mìírànmù Khattab radiyallahu ta'ala nàrdọ́ bana ruhbatan summiyat bil batha an kanu kan ni butoiha tasgir umma umar bati lo fe kan sa sa fanta umaru èèyàn dáadáa sí èèyàn takọtakọ ní níbi mẹ́sá sí kù sí ọwá lọ́rí kọ́ gbàgede kan ńlọ ọ̀kọ̀tán ọwá kéde oníman arad man arad ẹnikẹni tó bá wòye ayyábùlakọ̀ ọfẹ́ sáwàdà ọfẹ́ pààyàn lẹ́rìn sọ̀rọ̀ kankankan kọmọ lọ́bẹ̀rún áò yíò ń ṣílà sí ìran àbọ̀fẹ́ máa kọ orin kórin téèyàn gbọdọ̀ kọ́pọ̀ mí belé mẹ́sálásí gan kó ní jìnà sí aláwádàkàwádà lórin kórin kó ní jìnà sí áò yẹ́rùfà sọ́ọ̀tàn àbí ọmọ ìpé nǹkan lè bí nínú tàbí ìwà òun ni kọ́ ọ̀sá máa ṣe yẹ̀yẹ̀ pariwo òkè ọfẹ́ pariwo kó bó ní lọ́bẹ̀ ọwá ayà ibẹ̀ sọ̀tọ̀ fún mọ́sálásí iyún làwọn kan wá gbọ́ ilé lè pé à àwọn náà lè kọ́lé fún ẹ̀ṣẹ̀ bá ti níbi tẹ́ pé tó kó gbàmẹ̀kọ̀ wọ́n bà kọ́ wọ́n ni smoking area nígbà ló kíkọ̀kọ̀ sásùn alàkúlín kábẹ̀rọ̀ bàdẹ́dà Umaru wa dákí ní ẹ̀kọ́ sí ọ̀tọ̀ gbogbo ẹ̀ náà ju gbogbo ẹ̀ lọ àpẹẹlẹ́ ní ọ̀nà yìí bó ń kálùkú bá sí rí sọ bàdẹ́dà bẹ́ẹ̀ náà ni àpẹẹlẹ́ yẹ yóò sí rí nínú ọkàn rẹ̀ ara mọ́sálásí àwọn abọ̀rọ̀ lẹ́ ìtọ́mọ́bẹ̀ láftà bàtà bá tó kú níbi tí ìtàlọ́kì wà tọ́bọ́wọ́ jẹ́ kú ò ní gbogbo orú bẹ̀rún ajẹ́gbò oúnjẹ lọ́kí wọn kìí sàrà mọ́sálásí ibi tó pín sínà ọ̀nà ṣùgbọ́n ó tún ní àṣọ́mọ́gbé arúgbà wọn mímọ̀ tí wọn bá ní kílíà rẹ̀ tó báhùn tí wọ́n sára yìí pé horijan masjid ìta mọ́sálásí ìta ìta ìta ìta kí sì gan ní gbogbo àlàmọ́ yìí gbogbo bí ẹ bá ti lè máa kéde ẹ̀tì lè máa ta nǹkan tó bá ti jẹ́ pé wọ́n lò síbẹ̀ jí gbogbo pàṣẹ lọ sí dáhùn àlẹ́tọ̀ bẹ́ ṣẹ̀rẹ̀ àmì àwàmọ́ Allah subhanahu wa ta'ala ní àpẹẹlẹ́ tó fún masalasi ó pè ẹmbà ikọ́ mọ́sálásí kan fọ́lọ̀ ọkọ̀ fọ́ta ni ọkọ̀ fọ́lọ̀ àwọn gbónùn tí mọ́ jáde lẹ́nu àwọn mùsùlùmí sí mọ́sálásí tàà bá ti gbọ́ ànàbíyè ààrẹ̀mọ́ ọgbọ́pọ̀lọpọ̀ gbóló ìmọ̀ ká ma sọ fẹ́ wọ mọ́sálásí pé àfà ní mọ́sálásí ìtìyà ẹn tí ọba tó lè sá fún wájú ó kéré tán yóò dè fílà tí ọba lè wé láwá afá mú mẹ́sàrásì tí a ẹnìkan pè ìyànà fílà tàbà ti kásù báta afá mú mẹ́sàrásì eléyìí ó kú pọ̀ káàtù ààrin mẹ́sàrásì o ilé ọlọ́run ò ní mẹ́sàrásì gbogbo ń bá jẹ́ ìgbìmọ̀ ẹbẹ̀ẹ́ wọ́n mọ̀ jẹ́ ìgbìmọ̀ lórí kíni o lórí bó ni ọ̀rọ̀ mọ́sálásí ò sì máa wà mẹ́ kìí ṣe ti nǹkan mí a ń fásitì pé ìkéde a sì fi ń parí gbogbo àwa mùsùlùmí mọ́sálásí ọjọ́ ilé wa o ọjọ́ bálọ̀ wa o láàrin méjì sí lọ́rọ̀ wà láàrin àṣejù àti àṣejù ìrẹ́ ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú kátàkárà nínú mọ́sálásí ká jìnà sí kátàkárà nínú mọ́sálásí ká sì máa rántí gbogbo àgbẹ̀ pé mọ́sálásí o ọjà àlìkì àmàlò ìsìnlẹ̀ lẹ́mẹ̀ torí àwọn sàṣàmùsọ̀ fún pé máa bú ní ti mọ̀sáìlú lè hàrá bákaná àwọn mímọ̀ ní ká máa wá nǹkan tó sọnù yìí kìí sí rẹ̀ nǹkankan gbogbo tó lè sọnù tó lè dùn ẹ̀ ogbé bá gbìmẹ̀ lọ lẹ́gbọ̀dá àà mọ́mọ̀ bẹ́rẹ̀ lé yàwó bí lọ́básáré wọ bí wíyà mọ́mọ̀ tí wọ́n rẹ̀ lọ ṣùgbọ́n kan wá wà ṣé èèyàn lè lọ báwo ilé tó ọ̀rọ̀sáburú mẹ́wọ̀n ẹ̀lọ́rí àfà wọ́n pín àbúrú dẹ́kọ̀ọ́ mo súnmọ́ àgbò kan mẹ́bẹ̀rún ó sì bí ẹ̀nà pé gbólósúnmọ́ olóòsúnmọ́ lé àríwàdà ẹ ti sọ àgbò náà ilẹ̀ ọ̀rọ̀ àti jẹ́ sí lára jẹ́bi tẹ́wọ́ sọ àgbò mọ́ ẹgbùn ni ẹ̀fà gbéṣà olóòrùn bọ́ Mi ìbá sọ́rọ̀ àfẹ́lẹ̀ yọ́ sẹ̀mọ̀ ẹ̀kọ́ bá kò àti tó bá jẹ́ agbó kéèyàn fi sí àlùwàlá papọ̀ mómi ìrẹ́ bí nǹkan ìsẹ̀ yọ́ káyẹ̀lá tó jẹ̀mọ́ra ẹn tó wá fẹ́ kọ̀ bó ni ó ṣe kọ̀ sí ẹ̀mọ̀ pẹ̀sí ti frí wa in táàsì fẹ̀ wí fún padà in tí ó bà ló jẹ́ tó bá wá jẹ́ tí ó mọ̀dàjọ́ ń kọ́ ohun ọmọ pé wèé tàà wèrà ní mọ́sálásí ló fi jẹ́ pé kíkọ tó bá kù díẹ̀ káàtò o náà tún nígbàjọ́ nínú ẹ̀sìn ọlọ́run lè jí o jìrì níbi tọ́ntà ní mọ́sálásí ọlọ́run lè jí orí tọ́nwáì bá ṣe wí fún bánàbí ní ká sì sọ́nà ní ṣùgbọ́n kìí ṣe tìjà ọlọ́pàá amúni jẹ́ amúni èwo ni tèpè o ní bọ́m̀bẹ̀ o kí lọ́kẹ́ ìgbẹ́lú pé ní bọ́m̀bẹ̀ ẹlọ́kọ̀ fúlà ìtìrí ọ̀tàn ámìlẹ̀ kí ni ìjọba sọ lórí rẹ̀ ìtì ẹ̀sọ̀ káàlọ̀ sọ fẹ́yìn káàsì padà sọ́dọ̀ ìwáyá ọmọ ìṣẹ́ fúlà ìjọba padà ó sì àrígbé ọkọ̀ yóò sì kámátàkà mọ́nà mọ́sálásí èyàn mẹ́rin lọ́nà mọ́sálásí ilẹ̀ lọ́wà tẹ́lẹ̀kẹ́ ti gbé àkáǹtì sọ́pọ̀ ẹ̀wà táà fi parí útúbà ẹni tí mẹ́lẹ́gbẹ̀rẹ̀ lọ́sọ èmi orí o torí pé nínú ojúṣe ìmáàmù ni kí wọ́n mọ̀ kọ́kọ́ tọ́ ó sì sèsìrò sèsìrò ẹnìkan lọ́nà ah, kí ló tẹ́ sọ́pọ̀ ẹgbẹ́ sọ pé ìyọ̀gbọ̀n sọ̀rọ̀ tí mọ̀ máa ń sojú ọ̀rọ̀ oṣù bọ̀rọ̀ bá yẹn sọ̀rọ̀ a sì bí sí bí sí ìṣọ́pù ìgbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ láàmà àwọn nǹkan ìtẹ́lẹ̀ ẹjẹ́ akọ̀ wa lọ́nà tó gbàdá a mọ̀pẹ́yàn máa mọ̀pẹ́yàn ọmọ kí labúrú kéyàn ọ̀rá sọ jẹ́jẹ́ fẹ́ni téyàn mọ́ wípé irú ilé ìkúlé mọ̀dájẹ́ kásì lọ bá padà. Irú ẹ̀ náà lẹ́n tí bá ń rìn lọ wájú ẹni tí ń kírun lọ. Kí lọ kásì fún? Kádà padà. Wọ́n, tù, tí ọ bà gbọ́, kàtì, ṣẹ̀tọ́nù, ẹni tí wá ní òtì, tọ wá rìnrìn ìgbésẹ̀ márùn-ún kéyò tó lọ bá, sẹ́ kí ẹ̀ ti kọjẹ́ ẹnu àlà. Ìlànà fáfisọ báyìí, mo sì náwọ́ yìí, àdífì ló jámọ̀ pè sútúrọ̀

ànàbí túwálẹ̀ ní èpàdé oúntọ̀ ànàbí òtù á ń fi kútù ohun ẹ̀lú ẹgbẹ́ ìlòmí ìsẹ̀ lórí ìrùn nàfẹ́ gbàgbìlé jẹmọ́ kájọ gbọ́ kágbà onítíánsọ kátẹ̀jẹjẹ ọ̀kan náà wà fáwà alhafid al-rọ́bí ọwà ní kàbá ní paríparí torí ní àbánú àdífì ló jẹ́ kí ọ̀rọ̀gún tó báyìí tí wọ́n ń kàbá o ti pẹ́ tàùtàwọn ọ̀tàjú báyìí níbi ọwọ́ ìyálẹ̀ta ni bẹ̀rẹ̀ bá sì rọ̀kúnrin ọ̀n tí ń tọ̀ ah inú àwọn yìí inú ti ó kẹ̀dìdé lẹ́gbẹ̀ẹ́ wà ní gbẹ́sí àwọn kọ̀dọ̀ láti kọ̀dọ̀ kẹ́ mọ́sásí kàbá mọ́ ń sọ o kèése ní kàbá o mọ́sásí tóbi arago kan bẹ̀ ni ke kásì mọ́gbọ̀yé spacing ọ̀rọ̀ tí mọ́ ń sọ ìkéèsọ́ 100 years ẹ̀yìn èsì 200 years èsì 300 years èsì 400 years tí sọ́fẹ́rẹ́ yà sí jẹ́ o káwọ bí kàbọ̀ òsè ó sákìrù ọdọ́sùn ọ̀sùn ọdọ́ ìyásírì oníwò ya lèrò bá ń pọ̀ sí ní arọ́mù nírọ̀lẹ̀ nígbàtí èdè bí magiri ṣíṣàì lẹ̀tọ̀ ìbá dé àwọn ẹgbẹ́ ọ̀tọ̀ kò sí ilé yọgbà bóòdì ẹgbẹ́ òṣì kò sí ọgbà bóòdì irú ọlọ́gbẹ̀sàdó wọ́n ní bàmìjẹ́ wá má wọn ìbàmìjẹ́ tó má wọn ọpọlọ àwọn kan lọ sí ibi tó ṣẹlẹ̀ láàrin abẹ́lì kọmọdàjọ́ mọ́sálásí àbáró oko ni àbájújì ni abọ́ láàrẹ̀ kan tí ń ṣe tí ò fi lè pàpọ̀ mọ́ra ni wọ́n nígbà tí èrò olú pẹ̀lú ìbánújẹ́ yìí àwọn ògbòrò àkàrọ̀kùnrin kan ọkẹsẹ̀ ọba láàrin àwọn èrò lọ́bá sí ìmọ̀ aṣọ ìrọ́mù ọba sì ká láì jẹ́ pẹ́ ìṣọ̀ gẹ́gẹ́ fún lọ́bá nìkan sí bọ́kẹ́tì kékeré kan olómi ti wà ní ah! láyé mi èyí tó pa ìdá fún ìyàmà ní kọ̀ọ̀kọ́ mi mọ̀dá jẹmọ́ ẹjẹ́ àtẹ̀jẹjẹ o jẹmọ́ ẹjẹ́ àtẹ̀jẹjẹ o ọba dẹ́dà olómi ẹ̀sìn rẹ̀ olóṣì dúró ti nǹkan rẹ̀ o gbogbo rẹ̀ ní fi ń hàn wá ipò lẹ́sìn olóṣì ti in tí wọ́n bá sọ fún akábẹ́ta yóò àlàá níbẹ̀ èmi àti iná ká tó lè sọpọ́lọ̀ òní fèrè sí òwò ẹnìkan tẹ èèyàn mẹ́lá jíjọ sọ fún wípé àìtà nǹkan mọ́sálásí o bákan náà ká tó sọpọ́lọ̀ òní jẹ́ tí wà nǹkan orí padà èmi ò láti jí ọmọ wípé mọ́sálásí wọ́n ètí ìṣẹ́ ìṣáàdù bọ̀wà àwọn ìkẹta wà sọ́nà wọ́n èyí wá sínú mọ́sálásí ìta láti mọ́sọ information center gbogbo mọ́sálásí bọ́rọ̀ máa ní yóò sì jẹta ọba dẹ́dà jáde ìntọba pọ́nlé jáde pọ́nlé o ìntọba bàbàrà jáde bàbàrà rẹ̀ gbogbo ta fílẹ̀ tàbí wá jẹ́ pé rẹ̀ mẹ́jì ọba jẹ ohun àwa náà mẹ́jì àdábàjẹ́ níbi tó sì fún ogbó tó bá sì fún apáta fagbára wa ká o láyé bí mọ́kọ́wà ní bàbàdìkíámà mọ́kọ́wà ní hakila alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور هم الذين كفروا بربهم يعملون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين وهي وصية للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا إن المساجد كلها بيوت الله وكفى بالمساجد شرفا أن أضافها الرحمن إلى نفسه وأضافها نبيه صلى الله عليه وسلم إلى ربه كفى بالمساجد شرفا أن أضافها الرحمن إلى نفسه وكما أضافها نبيه إلى ربه أسأل الله تعالى أن يجعلنا ممن يعظم شعائر الله أمة الإسلام فللمساجد ممنوعات ما نهانا عنه الشارع أن نفعله في هذه البيوت ومن ذلك البيع والشراء جاء النهي عن عن البيع والشراء في المسجد هذا من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال أخذ المترمذي إذا رأيتم من يبتع من يبيع ويبتع في المسجد فقولوا لا أربح الله تجارتك لكن ذهب الجمهور على العلم إلى أن هذا النهي إنما للكراهة لا للتحريم وذهب بعضهم إلى أن هذا النهي بالتحريم لكنه دون الفريق الأول في العدد وقد ميز بين كثرة التجارة بين كثرة البيع والشراء وقلتهما في المسجد بعض الأحناف ولكن قولهم محجوج أمتنا علمنا صاحب النبوة أن ندعو على من من ابتاع أو باع في المسجد بقولنا لا أربح الله تجارتك وهذا النهي لرد المنكر وهذا الدعاء لرد المنكر لا دعاء لعدوان كما بين ذلك أهل العلم إذا فليحذر الذين يخالفون عن أمره فكل من ابتاع أو باع في المسجد أمرنا الشاري بقوله لا أربح الله تجارتك, تجارتك كما صح أن أبي رضي الله تعالى عنه بارك الله لي ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم بما فيه ما من الحكيم أقول ما تسمعون أستغفر الله عظيم لي ولكم فاستغفروه إنه هو الحمد لله وكفى المصطفى وصلاة الله وسلامه على جل المصطفى عباد الله نفسي ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا من الصادقين قم وكونوا مع الصادقين أمة الإسلام إن هذا النبي قد نهانا أيضا عن إنشاد الضال في المساجد وأمرنا بما نقول لمن ينشد الضال في المسجد أن نقول له لا ردها الله عليك إنما ما بنيت المساجد لهذا أمتنا ما ظنكم بسلفنا الصالح مع أحوالهم وتعظيمهم للمساجد وهذا أمير المؤمنين وابن خطاب بعد أن ننتهى من توسط مصر صلى الله عليه وسلم بنى رحبة تسمى بطحاء فقال وأعلن على رؤوس الناس من أراد أن يغلق أو أن ينشد شعرا أو أن يرفع صوتا فليذهب إلى هذه الرحبة وكذلك هذا عطاء ابن يسار من تلاميذ ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما كان إذا كان في المسجد ومر بأحد يريد شيئا أو معه شيء يبيعه ناداه نعم، فيقول ماذا تريد هذا فإن قال بأنه يريد بيعه يقول لا اذهب إلى سوق الدنيا إنما هذا أي المسجد سوق الآخرة أمة الإسلام عظموا ما عظمه الرحمن ليعظمكم الرحمن ذلك ومن يعظم شعائر الله فإنها من تحوى القلوب أسأل الله الرحمن أن وإياكم ممن يستبعون القول فيتبعون أحسن اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين من اليهود والنصارى والكفر الذين يصدون عن سبيل ويقتلون أولياءك اللهم ربنا أحسن عددا واقتلهم بلدا ولا تبق منهم أحدا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه اليائك ولا تسود وجوهنا يوم تسود وجوهنا يا أرحم الراحمين ويا اجل الاجلين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمره ونافي بنفسي وثنى الملكة وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم رب صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الربان اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا